ربنا وعلينا يا رجال يا حبيب يا جل بحر وعدي وعدي وعدي من أنفسكم عزيز عليه ما علمتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن الله فلا الله لا إله إلا هو عليه بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أسلمه في الجوع وآمنه من أرض صلى الله عليه وسلم وكي أقول لك أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والحمد لله خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه عرشه كلماته وعداد كلماته منتهى علمه ومنتهى علمه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 والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآل الله وآلهم وصحبهم وآل الله إلهي إلهنا ọlọ́wọ́ bá mi ó ọlọ́wọ́ bá gbogbo wa استبرانا من حولنا ومن قوتنا إلى حولك وقوتك Àpọ́pá bọ́sẹ̀ kúrò níbi ètè wa, kúrò níbi agbára wa lọ síbi agbára wa Ọlọ́run lọ síbi ètè wa Ọlọ́run. إذلا ربا لنا سواك إنبا تجوبا للم يافي والله ولا مولى لنا غيرك أهلين تيري وافي والله ناني نحن الضعفاء وأنت القوي أهلين بقوا والله لبا لبرا ونحن الفقراء وأنت الغني أهلين بقوا والله لبا توني تتسكو ونحن المفقود وأنت الموجود والله وأولا لتعريك كما والله إنبا لدو والله ونحن الذلاء وأنت àǹtàl àkóyá. Ìwọ ọlọ́run ọ̀lẹ́ gbogbo wa ẹni tó yẹ̀yẹ́ ni wá, àmọ́ ọlọ́run ọlọ́run lọ bá alágbára. Náànà ṣúgàrà wa àǹtàl àkébárò. Ìwọ ọlọ́run ẹni kékeré ni wá, àmọ́ ọlọ́run bá tóbi. Náànà jù àlá wa àǹtà àlẹ́mù. Ìwọ ọlọ́run àmọ́ kankan, àmọ́ ọlọ́run síwájú ìwọ ọlọ́run kò sí ọba àkan lẹ́yìn ìwọ ọlọ́run kò sọba àkan lókè ìwọ ọlọ́run kò sí ọba àkan àyàfi ìwọ ọlọ́run náà ni ìwọ ọlọ́run lọba gbére ìwọ ọlọ́run lọba tí ò ní kú láíláí ìwọ ọlọ́run lọba tí ó máa bẹ tí ò fara sẹni tó fi jà tó Ọlọ́run. Wọ́lọ́run ọba jẹ́ ọmọ abẹgbére tí ò sẹni tí tún bẹgbére àti Ọlọ́run. Kò sẹni tó jọ Ọlọ́run ọba bẹ́ẹ̀. Albáàkí. Ìwọ́lọ́ lọ padà ṣẹ́kù. Bìlázàwàl. Lálà ìpí ẹnìkan jọwọ́ lọ. Albáàkí. Ìwọ́lọ́ lọ padà ṣẹ́kù. Bìlámẹ́sàl. Kò ní tẹ́ ìtàfi jọwọ́ lọ́wọ́ tẹ́. Albáàkí. Ìwọ́lọ́ lọ padà ṣẹ́kù. Aláyòr dáìm. Ìwọ́lọ́ lọ bá jẹ́rẹ ọba tó dádúró pẹ̀lú bí àbí wọ́lọ́hun. Muhammad Rasulullah. Àtẹ́gbùwà Muhammad òjíṣẹ́ wọ́lọ́hun ni. محمد رسول الله òun náà ni àdẹ́sùwà fún wọ́n ti jẹ́ ọlọ́run kọ́ máa bá àìnà zàtìhí òun lójú rẹ̀ ọlọ́run ìwọ ọlọ́run ni òun ni kọ̀kọ̀ wọ́lọ́run òun ni pàápàá wọ́lọ́run òun náà الذين ما هو سدى والكفار وبينهم تراهم ركعا زجدا يبتغون ظلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج فتاه وآذره واستغفر واستوى على سوكه يجيب الزراع ليكيد بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما fáwọn alfáà wa àti fáwọn òbí wa àti fún àwọn olóore wa àwọn ìnábì ọlọ́run lápapọ̀ àtàwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti lọ ayé kọjá fún àwọn ẹlẹ́tọ̀ọ́ wa àwọn ríjá lòlùgẹ́ìbì èyí tàà lè fojú rí tí wọ́n ń bẹ pẹ̀lú wa àtàwọn ríjá lòlùháyì أحيي رجال الحي في كل لحظة وفي كل أحوال وفي كل ساعة أحيي رجال الحي في كل لحظة وفي كل أحوال وفي كل ساعة ọlọ́run gbogbo ibi tá bá dé wọn ní máa olè máa rọra mọ́ wá wo tí wọ́n ń kí lára mi mi ò rí tí ìbá ṣe pé ìwọ ọlọ́run lọ máa dára tó bá ti fẹ́ tó bá pé mímọ̀ ni ń ọ̀ká tó bá pé ní gbàdúrà ni ń òtó tó bá pé bákan ni kò sí rárá ṣùgbọ́n ọlọ́run ọba wọ́n lọ ń bẹ lára ogun kóhun tó dáa tọ́pẹ́ wọ́n fi kò lè ṣe ìlà òháyàtọ̀ àmì ń bẹ lára ohun tó bá ti ṣe ní tàdólóbẹ̀ àrùn Àwọn aládá kíkí náà padà sí mo ṣe ń sọ pé wà èèyè. Ìjá lálàáyì fi kúlì láàbọ̀tẹ̀. Ẹjọ́ máa kí gbogbo ìjá lọ́làáyì, àwọn tó mú àdúgbò lọ́wọ́ tí wọ́n bẹ láyé alẹ́pẹ̀ wọ́n ní rijalul hayy a sì sọ pé rijalul hayy àwọn tí wọ́n lo ayé lọ́wọ́ ní gbogbo ibikíbi tí wọ́n jáyé ó máa jáyé lójú ọ̀nà tọ́lọ́hun a kí gbogbo wọn tí ń afáwàṣẹ́ oníyẹgí ọwà fi dórí bàbá wọn ẹni ọlá àbá àbúrọ̀ṣídì alákà wọ́n ti wọlé lọ ogoro àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láì jẹ́nìkan sí àwọn ìrìjálò làháyì tí wọ́n mú ìlú yìí lọ́wọ́ tí wọ́n jíṣẹ́ ọlọ́run lánàá àtàwọn ìrìjálò làháyì tí wọ́n ṣe lọ́wọ́ torí ìrìjálò làháyì ètì àwọn tí ń bẹ láyé lọ́wọ́ lápè rijalul hayy torí lárúbá pé hayyu ní àdúgbò wọ́n ní hayyu òkè gẹ́gẹ́ àdúgbò òkè gẹ́gẹ́ hayyu sàlẹ̀ ọjà hayyu òkè ọjà lédè lárúbáwá tàbáwá ní rijalul hayy ní tọ́lọ́hun àdàbí rìjálà láháyé zòmọ̀rá rìjálà láháyé gbogbo ẹ̀yin ẹni ọlọ́run tọ́lọ̀wọ̀n ọ̀pariwo yín tí ọ sọ yín lẹ́nu akí gbogbo yín o wà fi kó lè àwàlẹ̀ wà fi kó lè sáàfin àtàwọn rìjálà láháyé àwọn tó wọ́n jẹ́ tàbá tó tú ní mánàwí tààtú lọ́gàwí ìsẹ̀láhí àwọn tó ṣe kọ́dà bí wọn ò sí máa rijalul hayy ni wọ́n wọ́n bẹ nínú ẹ̀mí wọn sí nínú ara mọ́ ni torí wọ́n rí wa torí pé iṣẹ́ wọn ó ń rotate iṣẹ́ wọn ò dúó nígbà kan istimraru tajaddudi níṣẹ́ wọn kò dúó nígbà kan lè kéwù wọ́n lọ wá sí wọ́n ṣiṣẹ́ babawasa Adam ara wọn ni babawasa Kamal ara wọn ni babawa Nìbàdàn babawa láyé àgbàjì ara wọn ni Shehu Kabara, Shehu Ibrahim Yaz, Shehu Wasalati, Ahmad Tijani, Abdul Qadir Jilani, èyí dọ́dọ̀ àwọn ẹni ọlọ́run kan lẹ́bẹ́. Wàhírí dáàlù ẹ̀hà ìfíkún ìlà sọ́tí, wà fíkún àwà àlè, wà fíkún lẹ́ta àti ẹ̀. Bẹ́ẹ̀ bá ti wọnú màánà láwùsù ọmọ jùnú nígbà tàbá ń ṣiṣẹ́ lọ nínú azikar náà la fi rí àwọn súfí mú nígbàtí wọ́n bá yin ọlọ́run lọ torí wọ́n ti bọ́ sínú máhàù wọn kò nù sáàù àmọ́ wá jẹ́ kí láwùsù jùnù àti máànà ò ní jùnù láwùsù àmọ́ jùnù òun ní sọwọ́sẹ̀ lídi bá mi lọ́dọ̀ àwọn súfí mi agbọ́dọ̀ ní ríjálù lè hayi ọgọ́dọ̀ rí bẹ̀rẹ̀ níta gbagba ní àmọ́ lè rí bẹ̀rẹ̀ nú lílọ́hùn nítorí pé ibidé ẹ̀ tí ń wò ó ti kú ò níta ibidé ń lọ ti jìnà ìjálà láháyì àwọn ni wọ́n ń protect wa tó yẹ pé bí wọ́n bá kú láyé wọ́n kú láyé ni wọ́n lára wọn kú lẹ́mí torí bẹ́ẹ̀ kábábà sì wí kábábà sì sọ náà láfi sọ yí pé wọ́n tún rán mi létí kàsídà kan tàbí kọ́ tipẹ́tipẹ́ nìí افتحوا للباب أدخل فيكم أنتم خير الناس كنتم حبابي أنتم خير الناس ìjálù láyé kan àwọn ni wọ́n bà lújẹ́ lánàá tí ìbàjẹ́ wọn náà kúnlẹ̀ tó náà rotate àmá àrìjálù láàáyì tọ́lọ́run abọ́lá wọn bẹ ìwọ gbogbo adáwà bí lónìí mọ́já kò fò. Àmín. Bẹ́ẹ̀ bá sàmì dáadáa jẹ́ wọ́n wá kiri ò. Bàbá wa jọ́ngọ́lọ̀ ọdán wọ́n sọ fọ́lọ̀ lóòjọ́ àṣìṣe bẹ́ẹ̀ bàbá wa nísàlẹ̀ bá ní wọ́n ti bọ́lọ̀ sọ̀rọ̀ àti dáhùn bàbá wa sàrùmí záìran wà bá tìràn bàbá wa ajánásì Yusufu àtìbàtúrè táwà tó mọ̀ wọ́n àwọn ajẹ́rẹ́ àwọn bàbá wa bàdéndè àfá àgbà tó bí àwọn àfá àti wáṣẹ́ òmúsá jòjì àwọn tí wọ́n sọ níbàdàn bẹ́ẹ̀ bàbá wọn ẹlẹ́sìn mẹ́ta níbàdàn bẹ́ẹ̀ àwọn ìmáàmù lóríṣìíríṣìíríṣìí sọ̀tìdík gbogbo wọn bá ń bá wọn bọ́lọ̀ sọ̀rọ̀ bàbá wa mọ̀tọ́dà ọlọ́run a sì jẹ́ dáhùn jọ náà àwọn àfáà ní wo àwọn àfáà lẹ́dẹ àwọn àfáà ní kírun àwọn àfáà ní sẹ́yìn àwọn àfáà ní sákí ọlọ́run wọlá gbogbo wọn àtàbẹ́kùta àti jẹ́bóòde ogun àwọn oníwàásí ibẹ̀ tí wọ́n fọlẹ̀ tọ́ mọ́ nì wọ́n sàwọlá wọn jáwà náà sí rádáadáa ọlọ́run bí a bùkátà ti wá náà ọ̀háyé Wàbí kúlì àwàlè, wàbí kúlì sáàtì. Ọwọ́ kọ̀ndíṣàn wa ta máa ṣe àfin kí àwọn tànà ni ẹnu tí wọ́n gbá kápẹ́ wọn ò ṣe dá o. Àmbòláwọ̀, àwọn orílẹ̀ ìfi wọn Rabbana la taj'al fi qulubina ghillan lilladhina amanu Rabbana innaka ra'ufur rahim wa wala ma ba sanu sewa of mudirul markaz habibullah adam abdullah al-alawli àmín àti gbogbo àwọn damu sheikh adam lọ́kùnrin lóbìnrin àti bàbá wa safiyullah ikamal al-adabi ọláyé wàhálà táwọn bàbá wọn fi tún ayé ṣe mẹ́jẹ̀ bàbá wa lágbàjì mọ́jẹ̀lẹ̀ wọn bàjẹ́ o pákárí gbogbo àpá àgbàgbà gbogbo lẹ yóò wálákùnlá ìdábì kan sí àtìlẹ̀ haúsá àti gbogbo ayé ọlá àzìkárù ta fẹ́ ṣe yìí mo ń tẹnu alẹ́ lọ́lọ́ yìí nítorí àwọn ọmọ kéwú ọlá àzìkárù ta fẹ́ ṣe yìí náà láti lọ́dọ̀ bàbá bàbá níjẹ́ òní náà látúnṣe Hassan bàbá rẹ̀ náà lójò kó ohun àzíkiri wọ bàbá náà lá púpọ̀ jà sí bí à ń bẹ lára wọn bẹ̀ni wọ́n ti jó ti jáde sí màdé ìlà ọlọ́njọ́ lálùbáríkà jù báyìí lọ gbogbo àwọn ọmọ tí wọ́n bí ọlọ́njọ́ lálùbáríkà gbẹ̀yìn jẹ́mọ́ tẹ gbà fún ọlọ́njẹ́ lálùbáríkà gbogbo àwọn bàbá wa alásìkítà jòkó ọlọ́njẹ́ lálùbáríkà wọ́n ní bàbá kan ní ẹni tó ṣe wàhálà bí àfá dáúdò sí ẹni sọ pé àfá dáúdò ah, sí lọ́ọ̀lọ́un pọ̀ jàrá àjẹ́ nkankan àti ìsìn nkankan nú táwọn èèyàn sí kọlọmọ́sà jẹ́ àríṣì jù bẹ́ẹ̀ lọ wọ́n bá ń san ilẹ̀ sàn rí gbogbo ẹ̀yàn àfá àti wọn kalẹ̀ gbogbo ìlà fi gbólóhùn táàwí àfikìyìn àhàmádù láwíjọ́ náà tàbá ní hamida ya hamadu ọsọpẹ́ yọ sọpẹ́ bí a bá fẹ́ lọ́dọ̀ mírọ ara rẹ̀ àwọn mọ̀rìkà sí lójókòó yìí àwà fàdíbìsì àwà ní àhàmádù èmi dúpẹ́ àhàmọ́dù mo dúpẹ́ ọlọ́run ló fi orúkọ ni dúpẹ́ lára Muhammad fúnra ara rẹ̀ ọba nẹ́bì dúpẹ́ ni pé mo ti ń ṣiṣẹ́ bọ̀ mo wá fi Muhammad ìkíra mi mo fi kíra mi pé mo kú iṣẹ́ o pọ́lọ̀n tí tọ́ bá gun ọlọ́run gà tọ́ bá gun ọ níbi tọ́ wà fúnra ara rẹ̀ kò síbi jẹ́ ọwà àwọn ìpèjà láàlì mo bù áyà ja maali maopetan morewa kamali maopemokubikan subu ha ni mimami kudusi momotan yayan-yan a ma yara rebe a ma nkira rebe awa ni ahamadu motukpe motukpe fun rami. kuma to ha dana mohamed kala ala ala ala sulam pelu ti da taa ma kitale kita lai lai lai táàtí ẹ̀lẹ́ máa kìbí ọlọ́run tó kí nǹkan rẹ̀ fúnra rẹ̀ òun lọ́lọ́run gbé kalẹ̀ yí pé òun bẹ̀rẹ̀ òun ló pín bàbá yìí ànẹ́bì jù bẹ́ẹ̀ lọ àṣìwí àní lọ́lọ́run dé àwọn onímọ̀ náà ti wọ́n sọ lókè sánmà Ahmadu. lọ́dọ̀ ara rẹ̀. Ẹwà tí ó sọ ọlọ́kọ̀ lọ́dọ̀ màláíkà ó pè é ní kí ni Mahamudu. Mahamudu látara Hamida náà ni. Aláwásí ni Mafoolu, Ahamadu, Fíìlì Mùláríù ni. Ó tún jẹ́ Tafudílù. Ó tún jẹ́ Tafudílù dígà kan náà ni lọ́dọ̀ àwọn oníkíwú tàgbàgbà nínú. Bàbá tó ní Hamidu fáìlì nù ni. Ọpẹ́ náà ni. Muhammadu ẹni bí ọpẹ́ sodo sí. Si

wọ́n láwà bá ṣe síkiri lẹ́kan àfá kìíní àtàfá kejì tàbá ni wọ́n máa ṣe lọ ọlọ́run àtànẹ́bì ni wọ́n yìn èyí tàbá náà ń wúyẹ̀ náà ọlọ́run àtànẹ́bì la fẹ́ yìn tàbá ń dákọ àhàmádù à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àhàmádù ẹni tí ò bá wí kò dúpẹ́ nù iye tàbá wí tọ̀ áàfi bá Abdul Wahabi àti bàbá rẹ̀ àtàwà náà fúnra wá fi bára wa dúpẹ́ áwì díẹ̀ áwà náà rósókè ìnàrósókè wà ní bàbá tí wí ta bá dákẹ́lẹ̀ kan náà ẹ̀tọ̀rọ̀ tẹ bá fẹ́ ìṣẹ́jú méjì náà bá fi sọ̀rọ̀ ọlọ́run ti gbà á kádìdè fọ́lọ́run bàbá oṣù látò sọ́fì ọlọ́run sọ ń bẹ̀ pé a'udhu billahi minash shaitanir rajim سبحان الله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير سبحان لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم الذين آمنوا لما تقولون ما لا تفعلون كتاب عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسول وإذ قال موسى بما تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا وزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد فلما جاءوا بالبينات قالوا هذا سحر مبين látorí àwọn ànábí àgbà tí wọ́n sì takò ó láwọn máa yáwà kan takò yí ọlọ́mọ́jì ẹ̀sì sí ọ́nzẹ́lá Muhammadu Mùsá ti ṣe àjọ̀dún ìbí ẹ̀kọ́ tó dé wọ́n ti ṣe bá dé rẹ̀ kó tó dé èyí dáwà sí èyí ó ti tó dé ìdá nẹ́bì Mùsá sí táà nẹ́bì Mùsá kígbe pé ìsìmọ̀ òwúwà àmádù ìsìmọ̀ òwúwà àmádù ẹ̀kọ́ tí ń kó kó tó dénù tí àbájá lárò jinlẹ̀ ẹ̀ẹ̀mọ̀ pé wọ́n ti ń kó mọ́ rẹ̀ kó tó

lọ́wọ́ arígbọ́ mọ́rọ̀ gírí wọ́n lẹ́yìn ẹ̀bọ́ bá rà náàbì lẹ́yìn ó gbùgbẹ̀ sí wájú tó bá bá aláyé ó sì pè fún ọ́tàkù èyàn látàkù wọ̀nyí wọ́n mọ́ bá kíra bí rasúlẹ̀ ń bá

ìgbà tó rí pé àwọn múra sí kéwú ó sì rí pé ọ̀nà afẹ́ máa kọ́ sí àwọn ẹni ọlọ́run lọ́wọ́ á pè wá sọ́dọ̀ pítọ̀ tọ́ọ̀ fẹ́ jẹjẹkújẹ láyé mú níbẹ̀ ni ó sì fẹ́ tẹnubọ́ àìdá mú níbẹ̀ ni tọ́ ó kọ ànábì ti tú ọ sà ó kọ ọlọ́run ti tú ọ lu ayé bọ́ bá wẹ̀ nínú àsìmá òláìlè sí ní tọ́ bá tún sú ọ tún lọ wẹ̀ bí àsìmá ònábì àwọn ńlọ bí ọgọ́rùn mélòó ọgọ́rùn méjì mẹ́rin bí dàláìlù àwọn àsìmá olóláìlù òsìnlẹ̀ ìsìn lọ bí 99 dín bẹ́ta gbangba àwọn àsìmá òtòkìfí yà ń bẹ àwọn àsìmá òzàtí yà ń bẹ àwọn àsìmá ògè ìbí yà ń ọmọ tọ fáwọn àwọn wòlí kọ̀ọ̀kan bible tọ́jẹ́ pé tọ́lọ́run ni tó fún mọ́sá pa bá sàáyọ̀ dáhùn èyí tó fún kọ̀tán ààrẹ mú kọ́ lọ́n tán bọ́bá jẹ́pọ̀ ọ̀fẹ́ wà kankan lọ́dọ̀ ọlọ́ àhàmọ́sù ti tó ọ wọ́n ní àléfì wọn ni ákàrími hànánù ni mímú mannánù darí dàyánù ni ọlọ́mbá sí mẹ́rẹ̀rin fún ọ bùkátà rẹ bí amọ́ló ti bíyà tọ́lọ́mbá sọ tó dúó sí ọ tó sì sàánù rẹ ní hànánù tó sì bọ́ ní nǹkan ní tó sì dúó tí ọtọ́ sọ gbèsè ọrùn rẹ tó bí a bùkátà rẹ nídà ìyánu kí ló tún fẹ́ mú ní bùkátà ti bí a máa sàá ó ní máa sàá ẹ̀mbá bẹ̀rẹ̀ sí ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní tọmọdé tí ò tó tẹ̀yìn àgbàlagbà tẹ́wọ́ mi nígbà tó yá bàbá yẹn papòdà ìgbà tó di ọ̀yẹn ọdún mẹ́rin tí wọ́n papòdà bàbá tún yọjú sínú àlápẹ́ mo ti ní ọmọ ṣe ò sì fojú dí Wàláyé ọlọ́run sí ìsorí gbogbo orí tọ́lọ́run sí yìí kò tó gùrọ̀ ń bẹ̀, kò sí rí èèyàn kò sọ́kẹ́ èèyàn ń bẹ̀ mo pé mo mọ́ o ọlẹ́lá ilẹ̀kamal bí i bá yín rẹ̀ ó sì tà àti ṣubúrùn àmọ́ wọn fẹ́ sọ fẹ́yìn ọmọ ìyá mi pé àmàdù ti tó wá sáyé Allahu ń bẹ lára àmàdù hannanu ń bẹ lára àmàdù mannanu ń bẹ lára àmàdù dayyanu ń bẹ lára àmàdù afisa jọdún ọjọ́ mọ̀lúdì tè ní ọlọ́mọ́sà fi bí àbùkátà ẹnu kọ̀ọ̀kan sin tí ń jẹ́ sulitọ́nù sin ẹkẹta e, tí ń jẹ́ subhan rahamanu ìkẹ́ ayé sulitọ́nù gbogbo tí yẹn bá fẹ́ nílá yóò ní láì jìbìtì láì 419 èyí ọba ti fi ọba rí bẹ́ ọlọ́run ọ̀fẹ́ mọ̀ ọ̀nà kí wọ́n pẹ̀lú ọlọ́run mọ́ sọ rẹ̀ ọlọ́mọ́sàbọ̀ wọn gbogbo ẹ̀. ọlá ahmadu ahmadu allah allah ahmadu ahmadu allah allah ahmadu ahmadu allah allah ahmadu ahmadu allah allah ahmadu ahmadu àmàdù àmàdù aláàlá àmàdù àmàdù aláàlá àmàdù àmàdù aláàlá àmàdù àmàdù aláàlá àmàdù àmàdù aláàlá ẹlọ́pàá wí dáadáa àmàdù àmàdù aláàlá àmàdù àmàdù aláàlá àmàdù kàrùlà àmàdù àmàdù àmàdù àmàdù àmàdù محمد محمد محمد محمد Bàbá

ibrahim wa allah allah ta wí ọlọ́lọ́mọ yẹ ẹni lọ́wọ́ ti bá orí ó ti wí rẹ̀ tí òwí ní wòrán hmm? ọlọ́wọ́n àwọn alábá dí wọ́n tàbí àbùkátẹ̀ lọ́kọ̀ọ́kọ́ wa àájò púpọ̀ lọ́tọ̀lọ́tọ̀ annabi annabi náà là ń pè ní àmọ́dù àbíta ní jẹ́rẹ̀ ẹ̀sì ń túnmà pé mo yin ọlọ́run mo yin ọlọ́run mo yin ọlọ́run ayé májá àbàjẹ́ ọlọ́run àwọn tó mọ̀ nǹkan àbàjẹ́ mọ́rún àwọn sí wa na alọ́wọ́ ara wa bàjẹ́ ìwọ́lọ́run tó dé náà ọ̀tá ní ti sẹ́sẹ́kò tó bàjẹ́ má bà ti wájẹ́ ọlọ́run jẹ́ àrọ̀ ọ̀dá kọ́sàn kalẹ̀ ọ̀dá ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin mọ́sàbí lè wa lọ́wọ́ ẹjá yá ojú bàbá wa ẹlẹ́ha kan lò nínú àwọn ojú bàbá tí máa kí kí ọlọ́run kí wọ́n sì fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run sínú wọ́n bá dùn ìwẹ́ ẹ̀sẹ̀ jòkó látàárọ̀ yìí tẹwà pẹ̀lẹ̀ jẹ́ àfáà kan ti ọlọ́run lẹ́rin tí èmẹ́kọ́ àwọn àfáà tó mọ kéwù ní wọn dẹ́jà àwọn àgbàlagbà jẹ́ ní bẹ̀láyé pẹ́ ní wọn kékeré àádà ọlọ́pọ̀tà dáadáa fẹ́lú kọ̀ọ̀kan wa bismillahir rahmanir rahim sọ pé allahu lillahi lillahi lahu lahu huwa huwa maulaya maulaya fakirli fakirli àti àmáhùn min yúrí àti àmáhùn min yúrí wa amana min aw wa amana min aw kun fayakun kun fayakun kun fayakun kun fayakun fayakun فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين Ẹ̀sùn ìfàtàrà. Ẹ̀kẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ̀kẹ́ jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́, kálùkú kéte dáadáa. As-salatu ala nabi sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ ká jòkó lẹ̀ sallallahu alayhi wa sallam. تسليما صلى محمد صلى الله عليه وسلم آمينا الصلاة على النبي صلى الله عليه وسلم الصلاة على النبي صلى الله عليه وسلم تسليما يا فاوى لا تمركز nìkáàbà orí mo ti fẹ́ di mú àti kékeré wá fún àwọn ẹ̀yà wa àti àwọn ọmọ kéwú àtàwọn ọmọ sẹ́ẹ̀tà ń bẹ lọ́dọ̀ ọ̀gá àtẹ̀yìn ọ̀gá tẹ̀ ń bẹ lókè ayé ká lè ṣe déédé pẹ̀lú ọlọ́run ká lè máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní ipò tọ́lọ́ bá mo fẹ́ mú ìtàn wá tí ó ṣe dédé àsìkò bó ti máa tí ò ní jẹ́ pẹ́ pọ̀ ní wá fún yín láǹfààní lórí àhàmádù bá ti máa ṣe ń gbàta bá parí kí kálukú lọ sí inú rájàbùtà wà yìí ẹ̀rí pé ẹ̀rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run ọ̀tá lójú pé ẹ̀rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run bára ṣe sọ àwọn tó ní nákàlí ń bẹ́ẹ̀lẹ̀ àmọ́gbàta ní ẹmọ́ ní ìkúrin gẹ́gẹ́ láàgbèrè lọ́pẹ́ mọ́ sí ah. arákùnrin kan bẹ rọ́jùlùn hindiyon arákùnrin náà kọ́ india ni ọwọ́ maula amiri min umara il-arab ọwọ́ jẹ́ ọmọ ọ̀dọ̀ kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ وكان أمينا صادقا لسيده ọjẹ́ ọmọ ọ̀dọ̀ dáadáa tí è sí jàmbá ọ̀gá ẹ̀ ìjí nǹkan ọ̀gá mú ẹlápàá ma gbọ́ ọgbẹ̀ ìjẹ́ ń bẹ lábẹ́ ọ̀gá tẹ́rù pé ọ̀dá fún yín ilẹ̀ ẹjọ́ dá fún o wàláhì làzím ọmọ kí ó jẹ́ ń bẹ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tí ń dalẹ̀ ẹrú tí ń sí jàmbá òun ní ìyàwó tí ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ń ṣe jàmbá òun ní dínà máa rẹ̀ tún dí mọ́ máa rẹ̀ kalẹ̀ ìrọ́jú ṣẹ́jú kan ìrọ́jú ọjọ́ kan wà bá lè ìrọ́jú ṣe àmánà àmánà lànábì ṣe nílùú Mẹ́kà ni wọ́n ń pè ní amin kọbílà rìsáàlà kọbílà bẹ̀ẹ̀sà kó tó dípá gbé dìde lánàbì ọlọ́run ni wọ́n ti pè ní amin ẹ má dọwọ́ ẹgbẹ́ rú mọ́ dọwọ́ òjò rú mọ́ dọwọ́ àjọ ọlọ́jà ẹ̀kọ́ta fẹ́ kọ́ra wa nítorí lé ẹ ajá bíbọ ọmọ olẹ̀ ẹ ṣe dọ́gbadọ́gba láàrin àwùjọ láàrin ọkọ láàrin aya láàrin mọ̀lẹ́bí ọkùnrin ń bẹ lọ́dọ̀ ọba yìí lọ́mọ ọ̀dọ̀ ọba sọ bọ́bá dòru ń sọ bọ́bá dọ̀sẹ́ sọ níbi tọ́bá ń sọ àdìyàwó ọba náà ni wọ́n bá wọn bá lóru wípé káànà rọ̀kí àǹsà jídàn yutilu sujúdà àwọn a máa pẹ́ ní lóru yóò láàárọ̀ wọn ṣùgbọ́n ti tó yá kò àǹtí mi olóorun sọ́gbọ́ bọ̀dá mi olóorun sọ́gbọ́ arákùnrin kí sùn ilẹ̀ India ló ti wá sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọba ilẹ̀ Lárúbá kan pàkánà mọ́ niile, náà wọ́n jẹ́ ní sọ́dìkọ olódodo àmì náà yìí mú nǹkan tẹnìkan mọ́ pẹ̀lú ọgbọ́n kéèkì ń dárú ẹjẹ́ ní sí ẹjẹ́ ń dárú kí n pé mo ti sanwó owó tọ̀ san olóòtí san ìdá ogun ẹ̀rú mọ́ra wọn ọ̀n tó wá ń ṣe pọ́lọ̀ mọ́jì wọn béèrè mọ́ ọlọ́mọ́jì wọn rántí mọ́ ọmọ kú oore tí ẹ tí ń bọ̀ lẹ́yìn bó ti tó ọgbà ìyàwó ọ̀gá ń sọ ìyàwó ga wá fẹ́ràn rẹ̀ títí títí títí ẹ̀rù wá ń bá ọmọkùnrin pé ẹ́pì ìyàwó ọ̀gá ti ń fẹ́ràn tí kò ní kó bá mi báyìí torí rí àpẹẹrẹ ẹ̀fẹ́ bí àwọn ọ̀gá rẹ̀ tó bá fẹ́ràn jẹ́ òjẹ́ òní wẹ́dò kọ ìyàwó ọ̀gá fẹ́ràn rẹ̀ ń sá ẹ máa tó dé ẹdìgbọ́ lọ ìyàwó wá rí pé ń sá fún ohun ó ah, ọkọ mi ní ọmọbìnrin ọmọkùnrin yìí púpọ̀ kí n sì fẹ́ ránṣẹ́ máa fẹ́ kìí fẹ́ kọ́wọ́ mi kìí sì fẹ́ wojú mi ah, irú ìyàwó kọjọ àwọn wa ní tí máa sí pé ń nǹkan yóò dáhùn lẹ́mẹ́ta yóò sí mi yóò yóò bàbá yìí ni ẹ wo sùúrù o wo tí sùúrù bí fún ní sùúrù mẹ́jẹ ọkọ ọkùnrin wá ní kò lọ sóko ọkùnrin ẹ dákò síbì kan bí oko ọláwíyọ́ tọ́ dákà wá dákò síbì kan wá ní kọ́ wá lọ mójútó torí gbogbo àwọn tí mo rán síbẹ̀ wọ́n ń pa mí lára ni tó bá dìgbà táàbà kéré oko wọ́n ṣe mí léṣe wọ́n gbé lówó lọ wọ́n dá lówó nù wọ́n lẹ́nu táwọn rí bẹ̀nu wá lọ sóko náà kí lọ lẹ́lẹ́ fi ní ló kó a ọba ní inni ash'uru fika as-sidqa wal-amana mo ní fílìn ìgbé ọ́ sòdodo ó sì dọ́gbadọ́gba lọ́kùnrin bá lọ sóko oṣù kíní oṣù kejì oṣù kẹta ọba máa lọ bẹ́ ò lẹ́ẹ̀kọ̀ọ̀kan okókún torí a máa yẹn náfílà a máa sàdúà a máa bẹ̀lọ́ ọlọ́mọdá sèmí náà bẹ́ẹ̀ kó sì wọ́n náà bẹ́ẹ̀ oṣù rájábùláwà yìí oṣù tí èèyàn fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run kọ́ máa jẹ́ ẹni tí rí ń fọ́ tínú tí ọ̀sán látijọ́ yìí wọ́ bẹ́lọ́run rájábù yìí

arákùnrin ya máa ń sin lọ́run púpọ̀ kòkó wá kún gbogbo ẹ̀ sù dùdùdùdùdù bí wọ́n náà tí wọ́n fi sọ́jà wọ́n kọjáde láti Amẹ́ríkà wọ́n ní kọ́ ọmọ tọ́ wọ́n kọjáde láti Kútọnu láti Àjàṣẹ́ láti ọjọ́ oko ìwọ́n ni wọ́n kọ́ wá fi sísọ́ gbogbo ọmọ tàá gbogbo owó ṣe dá ọjà sí méjì fọ́gá rẹ̀ tó sọ sí gbèsè lọ́n wá ó ti rò pé kó gbé owó lówó lọ níwé èdè èèyàn kálà fa alifu kálà kìí rí bẹ́ẹ̀ kò ní lẹ́yìn arákùnrin yìí tọ́jú oko ọba wa wá gbà tó bá dé sóko orí gbogbo ẹkú ọwá ní kọ́ máa lọ bá ń ká èso wá ní wọ́n ká gbogbo ẹ̀wá ní wọ́n ká gbogbo ẹ̀wá inú ọba wá dùn ọwà ní náà wíl ní fàákí hatan lẹ́rìíra lọ ó fún ọba ọba jẹ́ àpùkíní okòrò ah, ah. ọba ni haza gairu ladida ilé yóò dùn hazihi gairu ladida ilé yóò dùn na wilni gairaha alazza min haza lọ mú ìtọ́ dájú lọ ọba bínú pé arákùnrin ọmọ tó dùn ni

ọba wa ní kí ló mú mú kú mú wá fún ọ́ọ̀tọ́ wo ní á ní ya sayyidi ya maulaya ma amartani an azukaha walakinnaka amartani an ujaddidaha wa usaihaha ọ̀pá láti pé kí n máa tọ́ wo ọ̀pá mi láti pé kí n tún oko sí kí n tọ́jú oko ní ọ̀kọ̀ ọ̀lọ́lá amir منذ ما كنت في هذه الحديقة ما ذقت أي ثمرة ما ذوتي وأنه كويو طيسو كاكاو وني بالله علي مفرون با متدامي بورا ما ذقت شيئا منها مو توكا كاو نوي يعني تنبلو كوري او كوينجي ó ní mbọ́ tó kó ṣe kí mbọ́ ọgbìn kí mbọ́ tọ́jú ẹ̀ ní ọ̀pá mi láti kí ń jẹ́ mẹ́bàá tá àkúlùwọ̀ ó ní àkúlù mímá àfẹ́sẹ̀ni mímá líkà ń jẹ nínú owó tó bá fún mi ń lọ ra búrẹ́dì níta níwà kó búrẹ́dì sápò ní ma jẹ wọ́n sì ra omi tí ma mú bí n tí ń lò láti iye ìgbà tó fífi mí sóko ní inú ìtọ́ èso oko kan ìwò ní ọjẹ́ mọ̀ èyí tó dùn ní ọjẹ́ mọ̀ èyí tó korò ah! ọba wá derí kodò ọba wá mẹ́rí títí pé èèyàn lélẹ́yìí nínú ayé tàwà yìí náà èyí náà èèyàn máa pòwé ní pé bí dáa tí ṣe làájí jẹ jẹ tánú yóò jẹ tánú nígbé wa bá ṣe sallallahu alaihi wasallam níta bá jẹ́ mi tàn ti ṣe ni wọ́n ni ni ọba ni olóhun ọ̀hun kankan wò ní ọkọ̀ yìí wọ́n wò torí kí ni wọ́n ṣe fọ́mọkùnrin báyìí kí ni wọ́n ṣe fọ́mọkùnrin báyìí ọ̀rọ̀ ara mi sì pa mí lẹ́kún bí tẹ́mi náà dé yìí tẹ́mi náà lámánà kí n tó wá pé wọ́n tó ń wò mí àti wọ́n tó ń gbọ́ mi tẹ́mi náà lámánà débẹ̀ ń owó àbá àjọwà fún rẹ̀ lóye pé wòlí ìdí gbogbo ṣéwù lámọ̀tán gbogbo àdísì láhásírí tán gbogbo mú àtàlákí tán tẹ̀wùsírí àhátán kùránì mẹ́lẹ́ rí sáà lámọ̀nà báyìí tó obìnrin ò ní tàbí tó wọ́n náà ọ̀pọ̀lọpọ̀ ò ní súnmọ́ sí ẹ̀kọ́ lẹ́ta fóònù tó rò olówó ní dàrú ẹgbẹ́ a sí àyẹnjú ẹ̀nà

Ah, ah, èèyàn lélé ìráì náfílà àtòrú láàrin tẹ́lẹ̀ àti àìsùn tọ̀sán àti iṣẹ́ ilé jí ń ṣe láti mú un lo oko èwo látó wá kàn lóko yìí o ọlọ́mọ́sá kọ àmọ́ ṣe nínú gbogbo bí ọlọ́run bá fi wá sí ìyàwó tí ń bẹ lọ́dọ̀ ọkọ ọlọ́run fẹ́ dán wò ní pẹ̀lú ìfẹ́ tọ́kọ rẹ̀ ń kíìsì rẹ̀ tí ń kíìsì rẹ̀ tọ́ gbàgbé ìyálé rẹ̀ ọ̀sì sàmánà kọ rántí ẹni ẹlẹ́ni tọ́ bá ń lè wọ ìyàwó

ṣebí bá kàlà wà tẹ́lẹ̀ kó túká tó dẹ ni wọ́n tọ́ka sí pé òun ní ọmọ wa lámúyẹ́kọ́ sí amaskúra tàwà di tí amaskúra tàwà rò pé padà tán àwọn kan ní bẹ́ẹ̀bẹ̀ lánàá àwọn kan ní ọgbà lọ́la ni wọ́n tó orí kẹsẹ́ẹ̀tì tí wọ́n fi sin ọ̀rẹ́ mi àfá wa sàíd orílẹ̀ ṣe kan ló ṣe orin kan ń pè lọ́wọ́ takásẹ́tì náà jáde lọ́wọ́ fi torí àwọn olè lọ lé jọ náà ní àyílà wá wà àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́lá ń bẹ́ pé àwọn ah, tó wọ́n wọ kásẹ̀tì ìgbé àwọn sáàfà náà wọ́n ń gbé sí yìí bí ẹni pé mò ti gbọ́ orí tẹ́lẹ̀ lórí lára mi láàárọ̀ yìí látàn àbí ọ̀sán bẹ́ti wa náà ti rí ń jọ kanù káwàá rọ́jú fi dá wákà pé àfikà ojú àfikà gbọ́lúwà gbọ́ kásì ta kú sí àfikà gbọ́ olúwà gbọ́ o kásì ta kú sí o àfikà gbọ́ olúwà gbọ́ kásì ta kú sí bàbá wo tó owó ayé o ọ̀tẹ̀ múmi ní ọyẹ́ o bàbá wo tó ogun ayé ọkàn múmi ní omi o. Bàbá wo tọ́ láàyè ẹsẹ̀ múmi ní ó yẹ o, àfikágbó olúwa gbọ́ kásìta kú sí. Àfikágbó olúwa gbọ́ kásìta kú sí. Àfikágbó olúwa gbọ́ kásìta kú sí. Bàbá wo tọ́ láàyè ẹsẹ̀ múmi ní ó yẹ Tábàwọ́ tó ògùn ayé ọkà múmi ní ọ́fíì sí kájọ́ ìlú àgbà kájí ìtàkù sí. Torí bá bá débi tó ògùn tí jẹ́, èèyàn fẹ́ gbàgbé tẹ̀sùbá. Ní àbá débi tó ògùn tí jẹ́, èèyàn fẹ́ gbàgbé pé ẹjẹ́ ń ṣe tìláwà. Torí kò ní dọ̀la òní ni torí ṣètàlẹ̀ ti wà tòsí. Ìdá àmà dọ̀sẹ̀ kan dọ̀sẹ̀ méjì ni Bàbá wo tòògùn ayé ọkàn mú mi ní omi o, àbí kágbó olówà gbọ́, káti ìta sí. Kí ní kò mẹ́, èmi ò ní kò ní Kùránì, ìní kò ní tẹ̀sùbá, gbogbo náà wọ́n bá ti fún mi kó ṣe, ìní ní kò ní eh, wírìdí, náà lè yẹn ní àjọ jáde ilé ìwé ni àjọ parí ilé kéwú ni àjọ wọ orílẹ̀-èdè ni ilẹ̀ wọ́n ṣe yìí tàbáwò tó ogun ayé ọkàn múmi ní omi àbí kábẹ̀lú àgbẹ̀ kásì ìtàkùsí ìtàkùsí ní jẹ́ pé yà ń bẹ pé ọ̀takú ó fi ọ́ fi àfọ̀sẹ̀ kan lé lẹ́run tó fi lé tọ́jọ́ tó sì gbé nǹkan bá kó sì dé kí ní àwọn agbóhun kírun sí ní tí a máa torí ẹ̀ kírun sàìsùn náà ní ń bọ́ sí ní lọ́wọ́ sètánì yìí jẹmọ́ ọba bá délé olórí olóyè ọlọ́lá ìwọ gangan lọ́lá ń kí ìyàwó ẹ̀ nì àpọ̀rẹ́

mo a ah, eze èéṣe tí wọ́n máa olóhun ọ̀jẹ́ rí jọ́lọ́ ti tókò yóò wọn ọ̀tọ́ kankan wọ́n mẹ́rin wọn mọ̀ tó wọn mọ̀ tó kòrò ó ní ẹ̀sọ fún kó máa jẹ́ ẹni kó tọ́jú ah, ẹ̀ ní ebi débẹ̀ kí lọ ń jẹ́ olóhun ọkọ̀ pa ọjà bàbá rẹ̀ rẹ̀ ìwọ fẹ́ dìde ọfẹ́ pa àwọn tó ti bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kí ó tó dìde tó fẹ́ padà fà rẹ̀ rẹ̀ ń kọ́ tí ọfẹ́ káàfà rẹ̀ ọ̀hàn máa jẹ ọmọ àfà mọ̀ rírí tó dìde tó fẹ́ pa séwù rẹ̀ rẹ̀ ń kọ́ ọgbàgbéjọ́ tó ń kọ́ ní kọ́ọ̀kẹ́ ẹ̀tọ́ ọmọ nǹkan kan wíńjọ́ náà ọwá àmà wíta ní ó sì ọlóore lọ fẹ́ ṣe jàmbá fún ọfẹ́ sàmbá Àtìká kú sí àtìká kú olúwa gọ̀ọ́. Àtìká kú sí. Bàbá ó tẹ́gbẹ́ àwo ọkàn múmi ní omi. Bàbá ó tẹ́gbẹ́ àjẹ́ ọkàn múmi ní omi. Bàbá ó tẹ́gbẹ́ oṣó ẹsẹ̀ múmi ní ọyẹ̀ o. Àfikágbó olúwa gbọ́. Àìmọye súnfí ní lọ tẹfà lónìí. Àìmọye súnfí ní lọ gbọ̀sán yìí. Àìmọye súnfí ní tún ẹ̀sàwò nítorí kí wọ́n lè pété udé ọ̀gá dékílẹ̀ ọmọ rọ́bì lẹ́yìn náà kọ́ ikú ní ọgbẹ̀yìn ẹ̀ àfikágbó ló àgbọ́ o àfikágbùsí lọ́nà Kùránì náà ṣe bí ẹ̀bá jẹ́ wá gbogbo àwọn oògùn ayítọ́gbàgbẹ̀ tán tí ń tọ́lọ̀wọ̀n bá fẹ́ sí tí yóò sí ni kò tẹ́sẹ̀ lọba bá ní ìyàwó kíláàsì ìyàwó mi kíláàsì mú ní tẹ́ bá ti wí náà ni ọba bá ní tọ́ba ikọ́ ọba gbọ́ tèmi ni ọmọ ọba kan wá ń bẹ ọfà ìjọ ẹgbára lọ ọfà ìjọ kúnkún lọ ọfà ìjọ Elizabeth lọ ọfà ìjọ gbogbo àwọn ilẹ̀ India lọ èwo lọ́fà ìjọ ilẹ̀ India àwọn tọ́ba obìnrin tó bá ẹ̀mẹ́ jíjẹ́ wàríyà rọ́ì wàríyà ọjọ́ pé ó ń bẹ́lágbárí rẹ̀ ọ̀fẹ́rẹ̀ ní àwọ̀ sallallahu àbáníkáyò bó jẹ́ ọlọ́run ọmọbìnrin náà yá ìpúpọ̀ àwọn ọlọ́ba lọ́bẹ̀ ẹgbẹ́ bàbẹ́ wọ́n ti fẹ́fẹ́ wọ́n jà lílé tí kápọ̀ bàbàdàn ọba Ọ̀yọ́ ọba Abẹ́òkúta wọ́n jà sọ́mọ ọba Èkó tani ó fún tani ó fún lọ́mọ <laughs> gbogbo àwọn mínísítà wọ́n ń jà lérí ẹ̀ ọba kan dàmú wípé tani ó fún lọ́mọ yìí tani ó fún lọ́mọ inú àwọn olóyè ẹgbẹ́ mi tọrọba ńláńlá lọ́ba òun tí gbogbo bẹ́ẹ̀ náà ni wọ́n á fọmọ fún tálíkà tí wọ́n á fún lọ́mọ rẹ̀ ẹgbẹ́ ara wọn ni wọ́n fún náà lọ́bá bá ní wọ ìyàwó mi tọ́ ẹpọ́ bá gbọ́ tèmi ni tó sì fẹ́ tèmi ni ọmọ rẹ̀ kan yìí náà tí gbogbo ayé ń dù yìí ìbá fún arákùnrin yìí ń kọ́ ah, ẹrú ni ọmọ ọ̀dọ́ wa ni ìránṣẹ́ wa ni ni ọmọ àsọkọ ọmọ mi ọmọ rẹ̀ ọba kìí tó wá sí lárúbáwá àdàmàdì ìlú kan ló ti wá àà ọba ní tí mo fẹ́nu wọ̀yàwó mi ẹ̀yìn ìyá tọ́mọ yìí ti tó gbé ẹ̀yìn ní pòwé mọ́ o tí bàbá wọn ní àwọn òbí tèrè tẹni rárá tọ́ takú mọ́ bàbá ọmọ rẹ lọ pé tí ẹ ní ọ̀sẹ̀ kí ni tí ẹ ń bẹ̀ kọ́ ti jú àṣẹ́lẹ̀ fọ́ ọmọ rẹ kó fi ṣe ní ọba fi lè kọ́ lálùbáríkà

àní tí bá fẹ́ fọ́ kàbá yọ́ sá ni aláàmàánà ni tọ́wọ́ ẹgbẹ́ náà ló fún tó kò sí nǹkankan mọ́ gbà fún ọ àfikágọ́ olówàgọ́ tásìta kùsì ẹni tí wọ́n màá rẹwà ìyá wa àti ìwọ ọkùnrin àti ọwọ́ màá rẹwà tó jẹ́ tálíkà ọmọdé kéwò àbíẹ́lẹ̀ nílọ́wọ́ tẹ́lẹ̀ ń kàwé lọ́wọ́ tó nílára ọwọ́ màmí ti gírádéètì ni ẹni tó gírádéètì ẹgbẹ́ rẹ̀ láfi fún ọba fi fún gírádéètì ẹgbẹ́ lọ́bá jẹ́ kó lòsì ló fi fún kọ̀tán èyí tí ò gráúdéjì tọ́lọ̀ wọn dá lọ́lá tí gráúdéjì ọmọ ṣiṣẹ́ lábẹ́rẹ̀ ọmọ àfikágbó olúwa gbọ́rún Bàbáwo tọ́lá ayé o. Ẹsẹ̀ lómi ní ayé. Bàbáwo tó wó ayé. Ẹsẹ̀ lómi ní ayé.

ọba bá pé ọba bá ní sọ fọ́mọ̀ rẹ̀ lọ́rẹ̀ yìí ya lè mọ ọmọ yín bá sọ̀rọ̀ ni a bá lọ pọ́mẹ́ àwọn àmì ó ní ya bí ń dáhù ọkùnrin ọmọ mi aléìkì amúra àbíkì aléìkì amúra àbíkì bàbá rẹ̀ ó pàṣẹ fún ọ tẹ́lé o yóò pàṣẹ fún ọmọ wojú bàbá rẹ̀ o ẹ̀yìn yá tẹ́ ń kọ́ ọmọ sí bàbá rẹ̀ ń

ìyá sọ bẹ́ẹ̀ fọ́mọ̀ ẹ̀ ìyá rí nàbí ìyá rí kọ́ obìnrin àwọn obìnrin rí kọ́ àfikágbó olówà gbọ́ láti ìtàkù sí àfikágbó olówà gbọ́ ọmọ nígbẹ́ ọmọ mi mo sì fẹ́ mo sì lámìí àwọn àtàrí bàbá mi mọ́ wọ́rí nítẹ́ bá ti fẹ́ wọ́n ṣe ẹ̀yìn ọmọ gé lẹ́yìn ìgbà tí bàbá yín lẹ́nu mọ́ báyìí náà lẹ́fí ń kàdánwò ní ìnífẹ́ kọ̀fáìn kò lówó lọ́wọ́ lẹ́bà lọ fárí jànú lẹ́lọ fẹ́ mẹ́rẹ̀ lẹ́bà lọ fẹ́ olóṣì lẹ́bà lọ fẹ́ amúgbó ọjọ́ ọmọ nàíjì jọ́ ọmọ dàín láàmú níbi bàbá yín bá ń lọ ẹlọ bẹ̀ bí ìyá yín bá ń lọ ẹlọ bẹ̀ ọmọ gí ayàwádọ́ yínú o ẹ̀yin sàmàrí àdínì ẹ̀yin ti gbá ẹ̀ ti kàwé rí ti pé ju bàbá yìí lọ àti yá yìí lọ wọ́n sọ fún ọ wípé ọmọ tó fẹ́ fẹ́ yẹ ọ̀dá onínóò ẹmẹ mọ ma láìpù ara mẹ́bà mi ti láì ọkùnrin bàbá lọ gbájẹ wọlé bàbá lọ gbé mẹ́rin ní bá ránjú mọ́ hàn lọ bá rí ṣe mọ́ ọlọ́fẹ́ fẹ́ mi lọ́bá lọ ọlàlùkì àmọ̀tọ̀ bá fẹ́ mi ọwà lẹ́nu ẹ̀jì sí èdí ìbọ̀m̀bẹ̀ kọmọ orókì àfi kágbó olówàgbọ́. Káàkì ìtàkù sí orí kágbó olówàgbọ́. Káàkì ìtàkù sí bàbá wo tọ́ láàyè. Ẹsẹ̀ mọ́ mi ní ayé. Bàbá wo tó gùn ayé. Ọkà mọ́ mi ní ayé. Àfi kágbó olówàgbọ́. Káàkì ìtàkù sí mo ti gbọ́ mọ́ gbà bàbá mi tẹ bá fi mí ṣe bàbá ní ẹrú yìí ni wọ́n fi ọkún ọmọ ọ̀dọ́ wa ah, ẹrú tí ń fọlẹ̀ fún wa tí ń nu kọ́tà iná rẹ̀ jẹ iṣẹ́ tẹ́ wínú ọ̀faramọ̀ ẹ̀yin ọmọge ẹgbàtí bàbá yín ẹgbàtí yá yín àwọn ẹ̀dá ti dáyé sí àwọn ní wẹ́lkọ́mù ìgbẹ́ ọmọ buhari ẹ má lájú ju bàbá àti ìyá lọ bẹ́ẹ̀ bá ti ẹ̀mẹ́ bá wọn sọ ẹ má fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá bàbá yín sọ̀rọ̀ ẹ dákun bàbá ṣé mo lè mú mọ́ràn wá mọ́ mi tí mo lè mú mọ̀ràn wá àwọn ọgbà ẹ̀lọ́ kàwé akàwé ìwé wọn ni kíni ebédè lásán ni ṣé ìwé wọn ni kádàrá rẹ̀ ni ìwé ni kádàrá tó ti kàwé tó ti rí sẹ́nu ẹlòmí lọ́sẹ̀ bẹ̀rẹ̀ òṣìngbà tó kàwé ni ẹlòmí ò sí kàn kankan yóò sì nílárí láyé yóò ti ogun tí wọ́n ṣe tí àwọn bàbá wa ti yá wá máa ń sọ̀rọ̀ ká máa gbà bọ́kọ bá sọ̀rọ̀ ká gbà àwọn tàbá jọ́lá náà yóò lówó ẹ̀yìn náà

ó tó lọ́kọ ẹ máa gbọ́ nǹkan jẹ máa wọ́n wá mẹ́ni tí mo fẹ́ fi fún ọba àkúrẹ́ wá ọba òsòdí wá ọba mọ̀sí ń pààrà ọba abẹ́kútọ̀ jẹ́ sinmi ọba àbìkan ọka owó ọ̀pọ̀ tani kí n fún àwọn mínísítà ọ̀jẹ́ ń gbádùn èmi sì lọ lórí gbogbo wọn ọ̀fẹ́ jẹ̀bi wọn náà ni ábídù alámánà ẹlẹ́sìn ọlọ́njẹ́mi náà jẹ́ bẹ́ẹ̀ ah. tó bá fèsì fún ọba ìgbésọ̀ ọba nǹkan mẹ́rin láàbí torí ẹ̀ fọ́mọ fọ́kọ láàtorí ẹ̀ fáyà fọ́mọ àkọ́kọ́ náà ẹni ọlá èyàn máa wo ọlá lówó ẹ̀kẹta lẹ́wà ẹkẹrin náà ni ìran ẹka àrùn lẹ́sìn owó ọlá ìran ẹwà mẹ́rẹ̀rin yìí náà ni kò wò dáadáa wọ ọba olówó orí mi ò ní tàn ọ́ nínú àwọn lọ́balọ́ba ẹni ọba rí tẹ́bí rẹ̀ dánú wọn gẹ́gẹ́ ọba náà lẹ́dá o ń fún bàbá ọ̀gá rẹ̀ nígbà tí ọ̀tọ́ kan láyéláyé ó jẹ̀ sí ìrẹ́rú ẹgbẹ́ rẹ̀ fẹ́ náà ó jì fẹ́ dà ká tó wá pé ọmọ ọba ọmọ wọn rẹ̀ bàjẹ́ ara wa àìmọ̀ ara ní mi ní ra mọ́tò mẹ́rin pọ̀ ọwá mẹ́ta pọ̀ orí kan ara èmi àti náà náà tí ò sí ní máa gbọ́ àwọn ara ni ẹ̀bá ní àráfà náà àráfà bàbá ní bàbá tó adámù ní èèyàn ò ní sàbámàlá ìjọba mọ́ ara rẹ̀ kò sí ní tòsí kò ní sàrùn àfi bọ́lọ̀mbá mú ìtọ́lọ̀mbá sì mú ayé tètè yóò tètè succeed àìmọ̀ wọn ní ìdàmú gbogbo alákọ́ọ̀sì kápẹ́ẹ̀tì láàsí lọ́mọ́lá ń lọ sí èṣù gbogbo afẹ́ lókìkí afẹ́ lókọ ọmọ wọn rẹ̀ lọ́bá sọ fọ́bá wípé ẹntọ́bá ọba rí láàrin gbogbo wọn lọ́bá bá ní bí ọba bó lọ́bá jọ ń dámọ̀ràn lọ́wọ́ bá sọ fún pé ẹlẹ́sìn kò wá sí lẹ́sìn láàrin wọn tó bẹ̀ẹ̀ ẹlẹ́sìn mo sì fẹ́ fọmọ mi fún ẹlẹ́sìn lọ bá ní kò ní sàláì má ṣe ẹlẹ́sìn kankan láàrin wọn ẹrù dáadáa olówó orí mi o ẹrù dáadáa ẹ má ṣe tí wọ́n èbú yí o ibi tọ́mọ yóò bá wà tí ó yìí ní ẹbí sí o ọba àgbà ní ọba ọlá ní o tí ń bá fún ọkọ̀ lórí àkìrí ah, jẹ́ bẹ́ẹ̀ tí bá fún ọlọ́mọ náà kọ́ torí lẹ́sìn ni mo fẹ́ fún ó ní ni ó ní ana abduka ana zalilun ana hakirun ana miskinun fakirun ọlẹ́rú ni mí tálíkà ni mí èèyàn ni mí mo ló lọ́wọ́ ìlẹ́ni níran ọ̀lẹ́ni kata níjọ́ tí mo ti dé ìta lọ́wọ́ mi wá tẹ́ rírí mọ́ sákùn ni wọ́n ti rojú tó ọ̀rọ̀ mi ẹ̀sìn tó jẹ́ tó jẹ́ kúrò lé láti lè ní ilẹ̀ India lọ ọba ní ìwọ ni ìwọ ni ìwọ ni tọ́láwọn ọba ẹgbẹ́ yóò bú yìí bàbá ẹmọ́dánwò ní ìsàwàdá ẹmọ́dánwò wọ́n ọkó lẹ̀ yóò àwọn ọba ẹgbẹ́ yóò bú yìí àkọ́kọ́ mi sí lárúbáwá lárúbáwá ti máa jàsíran nínú tàbáwó ìtàn tàbá rídìí láìfù lárúbáwá àti ìsù lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ lárúbá bẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ wọn yẹ̀yẹ́ ní máa fàwà dúdú ṣe dìí àbáwọn oníbẹ̀rù ọlọ́run wọn ẹwà gbọ́pẹ́ ẹ̀fọ́ ma ń fún India kí í ṣe tó tún jẹ́ India olówó India tálíkà tọ́táwá wọ́n yí o ọba àbàdé ó jẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ ọ̀yọ́ ọ̀rọ̀ jáde inú lọ́ba ni bàbá ní sam ìwọ ní fún ìwọ ní fún ọmọ mo ìsí dájọ́ ìyàwó náà nù àwọn tó bá rí náà ẹbí rẹ̀ lọ pè wọ́n wá wọ́n ní olórí onígbà olórí ọba ní olórí àbá ilé onígbà àbá olórí bá ní ti bàbá ṣe mo ti fọwọ́ sí ọlọ́mọ yíyá ìkọjá mi kò ní jẹ́ fọwọ́ kan wọ́n báyìí ẹ̀rí ó dìrí ni ọmọ

tógun ayé. Ọba orí ní ọmọ Ìkágbó olówà gbọ́. Sáàbí ìtàkùn sí. Ẹwọ́jọ́ tí ń sùjádà, ẹwọ́jọ́ tí ń tí ń rùkú, àti gbogbo ọ̀run rẹ tí wọ́n rán kí tó ń gbà náfílà tó ń gbé ọlọ́run kìí jẹ ní gbé ọba dáadáa lọ́lọ́run ọ̀rọ̀ ọlọ́run káfí gba lẹ́sẹ̀ bọ́lọ̀fẹ́ lọba bá dájọ́ ìyàwó lọba pèdè gbogbo àwọn ọba ló pé tani à fún ìyàwó lónìí tani à fún ìyàwó láàrin wa ọbọ̀ fún ọ̀sọ́ ni àbọ́bà ìrẹsàájú àbọ́bà alẹ́ ìfẹ̀ àbọ́bà kìrún àbọ́bà ọ̀tá ọ̀sọ̀sọ́gbó ọ̀tá ọjà àbọ́bà ogun gbogbo àwọn bá pẹ́ pẹ̀lú kẹ̀ pẹ̀lú ha hìn mọ́ ya ọba ní ẹ̀lọ́ ọ̀sẹ̀tọ́ fọ́mọ ọ̀dọ̀ mi wọ́n sẹ̀tọ́ fún wọn lọ́kọ ìyàwó ń bọ̀ tàwọn bá bí ó kíta lọ́kọ ìyàwó láàrin gbogbo wa ta ni wọ́n fún lọ́mọ lọ́ba dẹ̀rú lọ́ba gbága ọlá fún lọ́ba bá ní tọ̀ ẹrú òun lòun fún òun gbádùn rẹ̀ jọ́jí tí ń bẹ lọ́dọ̀ òun láriwo bá sọ é gbé bàbá ti ṣe ká máa ṣe ìtòun ṣe pamọ́ máa ṣe lọ bàbá dùn gbé hàn bí ọba dùn gbé wọn lọ jáwọ́ mẹ́ lọ jáwọ́ mẹ́ kì gbé ẹkọ́kọ́ dáwákà kò ní gbé nǹkan gbọ́ ẹ̀sá máa kéré nígbà tí ẹ̀dá bá hùwà bí ẹ̀sá padà dé nígbà tí ẹ̀dá bá hùwà rẹ̀ lórí ọmọ máa tàbí ẹ̀bí kò ní dé Ìta bẹ́rù ni ó wùwọ́ bá dọ̀lẹ́ ẹ̀wùwá rẹ̀. A kì í gbà ló bọ́n sàkó àdẹ̀wọ̀ ẹ̀wùwá rẹ̀ o. A kì í gbà ló bọ́n sàkó àdẹ̀wọ̀ ẹ̀wùwá rẹ̀. Ìta ni ó wùwọ́ bá dọ̀lẹ́ ẹ̀wùwá rẹ̀. Àkídà Yorùbá àzà tó wà ní fọ́ẹ̀rù rẹ̀. Ilá ìlọ̀wọ́ òtàǹsẹ̀ à ń gbìn ni, iye ṣùgbọ́n láàyè wa à ń gbìn ni, iye asàkùsùn láàwà à ń gbìn ni yóò padà hù. Ọlọ́run ìjẹ́ ìyàgbé, máa tàkùnà fi ṣáá ní, ọ̀rọ̀ àtàtẹ̀lómi ní omi Kùránì. ولا تعملون من عمل وما يصب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا صغر من ذلك ولا كبر إلا في كتاب مبين وما تكون فيه أولياء الله ألا عليهم gbà kó so wa, gbogbo ń dáadé tí ọ̀dá ọlọ́mọ́sà mójúkó mẹ́ fún wa, tí ìjòkó ìsànú ọlọ́run, ìrájábò ìsànú ọlọ́run, oṣù ìsànú ọlọ́run, àti gbogbo oṣù tó kù járí tàbí fẹ́, máa wà á darí wa sátìtánì ìyàwó àti ìdáníyàn àti sẹ́ranko gbogbo bùkátà ọlọ́run sàbà bí ẹ̀ ẹrú wá dọmọ ọba wá kìrẹ́tì ọlá fún ọba wá fi sí olórí ọba gbogbo àwọn àlejò tí ń bẹ́lù ọmọ tí ó wà bí ibi tí ń bọ́nu jàmá ọlọ́run jẹ́ àṣẹ́rẹ́ ẹ̀sàmí rárá ọmọ tí ó wà bí àkọ́bí ọmọ rẹ̀ tí ó bí nígbà wọn ṣèyàwó tán níwọ̀n kí wọ́n fúnra wọn tó jẹ́sẹ̀ ìyàwó tí wọ́n ẹ̀dùn ó ní Abdullahi ibn Mubarak waliyullah ní tàn wíru Abdullahi ibn Mubarak tí wọ́n fọ́lá rẹ̀ tọrọ bẹ́ bá fọ́lá rẹ̀ tọrọ lónìí òní lọ́lọ́wọ́ ti ń tàn fẹ́ fún wa ọlọ́run ó sì ṣe ọha alùkùránì sí rí ó sì jẹ ọmọ ńláńlá ọjẹ́

ọlọ́run wọlá súra tàkí àtàyà tàkí ọjọ́ ti lọ èyí náà tó ọlọ́run pàlùbáríkà sí fún wa ẹjá tún fà ní ìwàdà ayàun lẹ́wà kí lọ́pọ̀ kan ma takunu fi shani wa ma tatilu min umin qur'an gbogbo ìdá ìjáná ti pátá tẹ́nìkan bá kéti ẹ̀ tán tẹ́nìkan tó kéti ẹ̀ iye ìgbà tẹ́ bá fi ké hútùbà lọ́jẹ́ kálùkọ́ ma dàníyàn ọlọ́run fún Abdul Wahhab lálùbáríkà gbogbo ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run tẹ́ mẹ́mí pátá sọ́lọ yíyàn ní kéwú tọ́yọ̀ ní mímọ̀ ẹ má bànújẹ́ ẹ má rò wípé báyá kọ̀ dá fún India Al-Qur'ani bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fẹ́ kọ́rọ̀ orí lórí hùn tọ́bá kan ọlá tọ́bá kan ọlá ọlọ́run sì fẹ́ ní kọ̀ọ̀kan wa a ní rárí láyé pẹ̀lú ogun ọlọ́run gbogbo àwọn ní wọ́n wá wa wá orí gbogbo àfá lè ké gbogbo àfá mọ́sálásí gbogbo àwọn onírútúrà àwọn kan ní wá wa wá là ń jẹ là ń mú lára wọn ọlọ́run níjọ́ bàjẹ́ fáwọn náà àwọn ni wọ́n jòkó tí wọ́n wò wáyìí àwọn ni wọ́n gbọ́ wáyìí wọ́n rí bomi lẹ́wọ́n ọlọ́ wọ́n máa ń bẹ́lò méjà pé kọ́ wá sáwó tọ́ bá sáwó kò ní dá fún àwọn ọba ọjà yóò sì lóhun òṣè yọ́n àpá láàfà tí tọ́ bá lọ́dọ̀ aláàfà kó túnmọ̀ rí ṣe ń bẹ́ẹ̀ mo dé ti wá rí ṣe gbẹ̀ǹdẹ́ wá bá ọlọ́run jẹ máa rí ṣe ọlọ́run jẹ ọdá fún yín ọlọ́run níjọ burú bismillah وما تقول في شأنه وما تتلو منه من قرآن ولا تأملون من أمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ فيه وما يعظم أن ربك ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا كبر إلا في كتاب مبين gbogbo àwọn ọjọ́ wa tí ń wa tó láyàbalẹ̀. Ìsìlámù láyàbalẹ̀ lágbàáyé.

Ọlọ́run pàgí kí láàbálẹ̀. Ọlọ́run fi mọ́rí máa láàbálẹ̀ o. Gbogbo markàtíyè ọlọ́run fi wọ́n láàbálẹ̀. Gbogbo àjàdí ọlọ́run fi wọ́n láàbálẹ̀. Gbogbo tòmọ́rá ọlọ́run fi wọ́n láàbálẹ̀. Gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ló sáàmù tẹ̀bùlé gírí. Àádù súnnà ni ọ̀sìtà ọlọ́run fi wọ́n láàbálẹ̀. Gbogbo àwọn tó gbé òkú àdínì dání tí ọ̀fẹ́ kó ṣubú náà tẹ́tẹ̀mítẹ̀mí lódodo. Nìdáni kan bá wọn jà ọlọ́pàá tàbà bá lè dárí ìjà mọ́jì lè dárí ọkà pa wa. Lẹ́fàtì ni kọ̀rí ìbò ni àbárò tí ni ni àbárò ìsìláàmù ni. Nọ́rù ìsìláàmù, ìwà ní ọlọ́pàá fílà ìbálẹ̀ dárù sàlẹ̀. Gbogbo alátàlátù wa ní tẹ̀lé wa kiri gbogbo mòrídí mòrídá, gbogbo kọ̀dìríyà, gbogbo tìjáníyà, gbogbo kìláàsíyà, gbogbo tó kò sòfí alágbàáyé ń sàkọ́lá ẹ̀bàlẹ̀ ọlọ́run. Wọ́n jẹ́ ìsìnà mọ̀ parẹ́ mọ́ alámájá ọlọ́run parẹ́ mọ́ láàrín. Yàrí

lè bọ́ tó pàdé ọlọ́mọ́sà jẹ́ mi yóò gùn. Ọlọ́run tayí lọ́rẹ́ bó ti tàn náà ìtàkárí yá olọ́rẹ́ sábà gbé ọmọ àpá ìgbé tí mọ́sà síbẹ̀ fún yí fún yí ọkùnrin kó fún yí lóbìnrin. Táàmà pé a wòlí ọmọ wòlí mọ́sà síbẹ̀ fẹ́ Gbogbo àwọn tó wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àtàbí ọlọ́run tàbí dáadáa fún ọlọ́run. Àmín, ìpàdà ní ẹ̀yìn dáadáa, àmín. Wọ́lá ẹ̀rìgbẹ́ sáà tó fún owó tẹ́ ná èyí tó jẹ́ dọ́gbùdọ́gbù ẹ̀lọ́wọ́ ogun yí padà. Àwọn àgbàlagbà tó tó kó fẹ́ yìí. Àwọn German. Àájá tó Wàlá àmàlù ìrànmílẹ̀ àwọn ilé ńlá fún ọ̀rẹ́ Àwọn àpáwà tó wà ní kàlẹ̀. Àbá sọ́ọ̀lì wọ́n rábá. Àbá Ọlá àti gọ́ọ̀nì Ọlá àti bára ilá bí ìkí bára bí mú Orin àtàdọ́ àfún. Akẹ́kọ̀ọ́ mi, ọmọ àtàdì lọ́mọ mi, kọ́ra ní àlàdà. Òkú yìí lọ fẹ́ dá ọ̀pọ̀lọpọ̀. Bàbá wa, ajá kí. Ìràkọ́nà alẹ́ ikọ̀ ṣúdá. Ṣúdá rere tó fi dúnà fi gbogbo ẹ̀yọ́ máa léèwé. Gbogbo ẹ̀yọ́ máa léèwé. Ẹ̀yọ́ Ọlọ́ọ̀bá albarka fi ṣe yíò, alálá ilaha illallah. اللهم أنت بهوائينا عليم وعلى قضائها قدير وهي عليك يصير وانت لعنك أكيدة لأبا إسماعيل àti bàbá àbèjì ẹkárí gbogbo àwọn àfáà Nurul Islam àtàwọn tàà fi sí gbẹ̀dẹ̀ ní Darussalam tí àfáwà ábì ti jáde kó tó wá ságége àtàwọn tàà fi sí lọrin ní Masha Allah àtàwọn tàà fi sọ́gá alá ní Markazul Wahda gbogbo ìdá alẹ́ka sí Nàìjíríà ní gbogbo olú ẹ̀bọ́ gbogbo lẹ́lọ́rọ́wá àti gbogbo àwọn ilẹ̀ dúdú ọlọ́mọ́sàbáwà tí wọ́n lẹ́sàn rí wa àwọn fòró wa jàmáà wa ní Ittihadu Muqaddamin lọ́dọ̀ wa ti Tìjàníyà Kàdìríyà gbogbo àmọ̀kádàbò ọlọ́mọ́sàdó ti wọ́n ọgbà àwọn rìbá tàjọ́ ti dáwà káàkiri tàbí dúró ti rábítà bàbá ọlọ́mọ́sà dúró ti wọ́n láì tẹ́nìkan sí gbogbo yín látàdúwà fún ọ̀yẹ́ alẹ́kẹ́ sílù fọ́mùnà alẹ́nàbí kàdá ẹ̀yà ya fàmàdà fọ́mí ya tó ara ọ̀sìbí ya jíwọ́ ọlọ́mọ́sà bá tó lù náà sí mọ́ àdúnà jẹ́ albarka sí àfá mubaraku àfá àwọn abúgbẹ́ni tamọ́lá àlífà bàbá tí ó sáyé àbá tẹ̀ tú ní àbá musa gọ́lá àbá tí wọ́n ní ẹkí àbá bàbá ní gbogbo yín àtẹ̀ntà àdápọ̀ ogun iná látàdó àpò àbá annafikọ́ àmìlú sùgbẹ́ gbogbo yín látàdó àpò alfàtíhà Alhamdulillah Rabbil Alamin Ar-Rahman ar إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي ذاك وصدوات كما كاتي النبي محمد Ọlọ́pàá àti ìkẹ́lẹ̀ wọn mọ̀. Ọlọ́run wá wọlá ní bí i àmẹ́bí ìgbogbo àwọn jẹun tó wáyé ọ̀nà mọ́bàá bàrí ọmọ sí wọn. Ọlọ́run wá wọlá àánú ọ̀rọ̀ ọ̀rọ̀ máa kí àmẹ́jì méjì. Á bàbá rí. Àmín. Àdúrà ta sọ lẹ́kan àti afẹ́sàlàyé ẹ̀fún yín kí kálukọ́ farabalẹ̀ kẹ mobile ròyìn kẹ́kọ́. A ní ká máa ti àdúrà Ahamadu. A sọ wípé Alif tó wà ń bẹ̀ Allahu ni.

Mẹ́mọ́ tó wà ń bẹ̀ fọ́ọ̀tì ni, ẹfikún ẹ̀sà ọdún mélòó, ọdún 49. Dáàlì tó wà ń bẹ̀ fọ́ọ̀ ni ẹ̀rin ni, ọdún mélòó bẹ́ẹ̀. Ọjọ́ 53. 53. Lábá pé ádàdì Ahamadu 53 ni. Ahamadu. Ẹwà á ti Allahu ní 53. Ya Hannanu 53 Ya Mannanu 53 Ya Dayyan 53 mẹ́rin tàkọ́kọ́nù. Bàbá tún wá fi ara fi mẹ́ta kejì, bàbá tún fi kún tí ń jẹ́ ara fi méje. Ráà ti mẹ́mẹ́ Rahman, ọ̀rọ̀ yẹn 200 ni, ẹfi kún 53. Ọjọ́ 253. 253. Sin, Sultan, 60 ní sin 60 ẹbí 60 kún 253 ọjọ́ ẹ̀ 313 313 313 àwọn tó wọ́n fi sin kejì sí tí ń jẹ́ subhan òun náà 60 ẹbí 60 kún 313 ọjọ́ 373 373 àpapọ̀ gbogbo ẹnu 373 bẹ́ẹ̀dì wá ṣe ní sí ni pé ayẹ́sẹ̀ Allahu 373 Hannanu 373 Mannanu 373 Dayyanu 373 Sulitanu eh, Rahman Rahman 373 Sulitan 373 Subhan 373. 373 yóò àjọ́ náà méje, Arabi náà pé méje. Pẹ̀lú ogun Ọlọ́run, ẹ̀ṣẹ́ nínú rájàbùta wà ń bẹ̀ yí dáadáa lórí pèsè tó jẹ́ lórí àìríṣẹ́, àìrọ́mọ, àìrọ́kọ, àìráyá, àìríṣẹ́ ọfẹ́ ramọ́tò ni, ọfẹ́ gbalé ni, ọfẹ́ kọ́lé ni ẹfẹ́ dálé kéúlẹ̀ ni gbogbo ń tọ́bá fi ṣe tọ́wọ́ bá ti nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀ ọlọ́run yóò rí bẹ́ẹ̀ ọlá nẹ́bì lọ́dọ̀ ládáàrin ọlọ́run bá wọn fà wá tó ní wọ́n mọ́ bá nẹ́bì Muhammad bá gbà wọn nẹ́bì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn òbí wa kọ́ fi tàlékún fún àwọn náà tàlékún fáwa náà